so uh, bá ṣe ṣèwádìí bá ṣe kú sọ̀rọ̀ fún inṣàlá oní abẹ́rẹ̀ pẹ̀lú uh, qira'atu Fath al-Majid èyí tó jẹ́ sharh fún kitab at-Tawhid so èyí tí Sheikh Abdulrahman bin Hassan tí wọ́n kọ Sheikh Abdulrahman bin Hassan àwọn ló kọ tírà náà wọ́n fi ń ṣàlàyé kitab at-Tawhid ti Muhammad bin Abdul Wahhab so tírà kitab tawhid tírà tó ṣe pé ó ó ṣàǹfààní gan kódà àfà tó kọ tírà Muhammad bin Abdul Wahab so wọ́n kọ ala tariqati al-Bukhari Imam al-Bukhari rahimahullah bọ́n ṣe kọ tírà Sahih al-Bukhari pé wọ́n kọ mú tarjama tó kè nǹkan tí mo gbọ́ yé lára àwọn ahadith àtàwọn àyà tí mo fẹ́ mú wá ní síbáyìí òun lélẹ́yìí bí ká ní pé bá kí náà ń pè bá àdáwà tawhid for instance báàbù dáwà pé wọ́n ṣe dáwà lọ tawhid masalan so òun ni nǹkan tí mo fẹ́ mú wáyé ní síbáyì ẹ ayat àti àwọn ahadith àti àwọn àṣà tó tọ́ka sí pé ó yẹ ká máa ṣe tawhid so wọ́n ṣe kọ́ náà nìyẹn wọ́n ṣe kọ́ so nǹkan táwọn kọ́ ṣe ṣọ́ ta'ala ó náà ni pé a bil mu'allif so ìyẹn tó kọ́ tíra gbé fúnra rẹ̀ so yín that we need to ká mọ́ orúkọ rẹ̀ bóòlù and things like that so lẹ́yìn yẹn a ka mọ̀kọ́dìmà tira náà so nǹkan méjì tá a ṣe lórí ìṣọ̀tara náà nìyẹn a ṣe bil mu'allif then awa ka mọ̀kọ́dìmà tira yìí tó bá wá di next time awa wà bẹ̀rẹ̀ pẹ̀lú tíra gan fúnra ìṣọ̀tara gbẹdá bẹ̀rẹ̀ pẹ̀lú tarjama mu'allif so biography èèyàn tó kọ tíra so so biography yìí biography èèyàn tó kọ gangan gangan ègó bóyá kan fẹ́ sọ pẹ̀lú nǹkan èèyàn fẹ́ kàrá ti ẹnìkan tó kọ ta ló kọ òun náà ni sheikh ibrahim bin muhammad bin ibrahim al sheikh so èèyàn tó kọ tarjama yìí ìkan nínú àwọn hafid ìkan nínú àwọn great grandchildren èèyàn tó kọ tíra gan fúnra rẹ̀ so èèyàn tó kọ tíra gan fúnra rẹ̀ a ní pé ni sheikh abdulrahman bin Hasan orúkọ èèyàn tó kọ tírà a wá ní pé èèyàn tó wá sọ biography èèyàn tó kọ tírà tá a fẹ́ kà nísìn òun náà ni Sheikh Ibrahim bin Muhammad bin Ibrahim al Sheikh Sheikh Ibrahim yìí wọ́n jẹ́ ọmọ fún Sheikh Muhammad bin Ibrahim tí wọ́n jẹ́ mufti Saudiya before Ibn Bas so Sheikh Muhammad bin Ibrahim àwọn ni mufti Saudiya mufti la'am uh, the general mufti Saudiya before kó tó wá di lẹ́yìn kan tó wá kú tán ló wá kan Ibn Bas rahimahullah so sheikh Muhammad bin Ibrahim àwọn ló kọ́ àwọn ló kọ́ bí àwọn sheikh uh, Ibn Bas lẹ́yìn kan wọ́n kọ́ sheikh Fawzan náà ó ti yàrí so the point ni pé sheikh muhammad ibrahim àwọn ni mufti so ọmọ wọn tó wá jẹ́ ibrahim ó ti òun ló wá kọ yàrí tarjama yìí so sheikh muhammad bin ibrahim sheikh muhammad bin ibrahim àwọn jẹ́ ọmọ fún sheikh abdullatif so sheikh abdullatif náà al sheikh sheikh muhammad bin ibrahim wọ́n jẹ́ ọmọ fún tani uh, afwan sheikh muhammad wọ́n jẹ́ ọmọ fún ibrahim ibrahim wá jẹ́ ọmọ fún abdullatif ó tí àbí so sheikh muhammad bin ibrahim So Agbimo jẹ́ grand, grandson funtani tani Sheikh Abdulatif. Ó tí àbí, so Muhammad bin Ibrahim bin Abdulatif. So Sheikh Abdulatif yìí àwọn wá jẹ́ ọmọ fún Sheikh Abdulrahman. Ó tí àbí, Sheikh Abdulrahman bin Hassan tó kọtíra ga fúnra rẹ̀. Ó tí àbí, so Sheikh Muhammad bin Ibrahim bin Abdulatif kó tó wákàtà ni mu'alliful kitab náà ni kí ni Sheikh Abdulrahman bin Hassan. ó ti yàrí ó ti yé naam so wọ́n ní pé sheikh ibrahim bin muhammad bin ibrahim bin abdullatif bin abdulrahman bin hassan òun ni wọ́n kọ tarjama yìí fún tani fún great grandfather tó jẹ́ sheikh abdulrahman bin hassan kí náà sọ wọ́n ní pé huwa la alama so èyàn tá a fẹ́ sọ yìí onáni kí ni onáni alama wọ́n fẹ́ ṣe tààrífì sheikh wọ́n fẹ́ wọ́n fẹ́ sọ fún wa tani sheik náà jẹ́ wọ́n ní pé huwa al'alama al-sheikh abdurrahman ibn hassan ibn sheikh al-islam mujaddid al-qarn al-thani so yẹn tó pé òun ló ṣe tajdid òun ló reform ẹ̀sìn hmm, ní the 12th uh, century ba'da al-hijra tàbá ní pé mujaddid gẹ́gbẹ́ ẹ̀sìn tuntun ló mú wá là tẹ̀jú ní ibà ìbára kí ni nǹkan táwọn yẹn ti gbàgbé ní Islam ó wá ṣe kí ni ó wá rí revive rẹ̀ pé nǹkan báyìí ó wà ní Islam nǹkan báyìí ó wà ní Islam ẹ ṣe mọ́ ẹ mọ́ ṣe òun ni tẹ̀jú tán sọ yín bẹ̀ kì í ṣe tẹ̀jú dídú pé ayé ẹ̀sìn padà rárá ṣùgbọ́n bá ní pé èèyàn jẹ́ mujadid hmm, kí la gbà lérò rẹ̀ kí ni náà ni pé àǹkan tẹ́yìn ti gbàgbé lẹ́sìn ó wá ṣe kó ràn án létí wọ́n máa ń pe ṣe gúúsù náà ni mujadid àbí ẹ̀yẹn lóòótọ́ mùsẹ́jì lòun náà jẹ́ àmọ́ kí irú tẹ̀sí lòun ṣe ó yẹ́ padà ni ó ti àbí wọ́n bá pé àwọn Sheikh Muhammad tabakun ní mùsẹ́jì kí la gbàlérò nǹkan tá a gbàlérò ní kí ni wọ́n náà lè pé àwọn nǹkan tẹ́yìn ti gbàgbé wọ́n ṣe kí ni wọ́n revive fún wa so wọ́n ní pé ó jẹ́ ìyàní Sheikh Abdulrahman bin Hassani ó jẹ́ ìkan náà ọmọ Muhammad bin Abdul Wahab bin Sulaiman bin Ali bin Muhammad بن أحمد بن راشد بن بريد بن محمد بن بريد بن مشرف التميمي so Sheikh Abdurrahman bin Asbin bin Hassan yìí Hassan òun ni ọmọ fún tani Sheikh Muhammad bin Abdul Wahab so ayé pé Sheikh Abdurrahman jẹ́ grandson fún tani Muhammad bin Abdul Wahab ó Hassan òun ni bàbá Abdurrahman Hassan òun ni ọmọ fún Sheikh Muhammad eh, bin Abdul Wahab so àyè pé Sheikh Abdulrahman yìí wọ́n jẹ́ grandchild grandson direct grandson fún ta Sheikh Muhammad bin Abdul Wahab ẹ̀ tó kọ tíra yìí ó ti yàbí so àyè pé tíra yìí ó ṣe gba ilé ara ó ti yé so wọ́n ní pé wọ́n ṣà ṣe nasabun yẹn wọ́n ṣà ṣe nílé jẹ́ dé ọ̀dọ̀ Mushrif at-Tamimi wọ́n ní pé at yìí ní sí wọ́n ní pé nasabuhu ila Tamim wọ́n ní pé èèyàn tó kọ tíra Sheikh Abdurrahman bin Hassan wọ́n ní pé nasabu rẹ̀ ó lọ sí Banu Tamim àwọn ọmọ Tamim wọ́n ní pé alladhi qala sahabiyyul jalil Abu Hurairah radiyallahu anhu fi bani la azalu uhibbu bani Tamim ba'da thalathin wọ́n ní pé Banu Tamim yìí tó ṣe pé as-sahabiyyul Abu Hurairah ó ti sọ̀rọ̀ nípa wọn rí torí pé wọ́n ti wà ní àwọn àsìkò ànẹ́bì fámílì ìbàdú mi yìí ó ti yà so kí ni àbúrò ìrọ̀sọ̀ ó ní pé láàzálò hibbu bani tamim wọ́n ní pé ìnígẹ̀ ìnígbò láti mọ nífẹ̀ẹ́ àwọn bànú tamim ó wá sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ìgbà tó wá sọ bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọkàn sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ ọlá pé ó ti gbọ́n kankan pa wọn ni ló fi sọ bẹ́ẹ̀ kí ló gbọ́ ó ní pé sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaquluha mo gbọ́ mo gbọ́ tí òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam tó sọ gbólóhùn yìí mo nífẹ̀ẹ́ wọn torí pé mo rí pé ànẹ́bì nífẹ̀ẹ́ wọn àwọn tẹ́yàn bá ti nífẹ̀ẹ́ yàn yóò mọ nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ sí àbí ó nífẹ̀ẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ó dẹ̀ mọ̀ pé ànẹ́bì nífẹ̀ẹ́ àwọn nìyí òun náà wá sí nínú wọn náà kí ni Muhammad bin Abdul Wahab nínú wọn náà ni Sheikh Abdulrahman bin Hassan nínú wọn wọn náà ni Sheikh Muhammad bin Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti báwọn àwọn alu Sheikh gbogbo àwọn tó wá láti fámìlì alu Sheikh gbogbo wọn wá láti bo láti Banu Tamim so kí ni ànábì sọ ń pa wọn ànábì ni pé hum ashaddu ummati ala pé àwọn ọmọ Banu Tamim àwọn ni wọ́n le jù lórí Dajjal yàní wọ́n mọ̀ ṣe rọ́dù fún àwọn Dajjal àwọn òpùrọ́ làṣí àwọn dàjá gan fúnra rẹ̀ bọ̀ kọ́bílà dàjá làwọn tó bá ti jókù rọ tí wọ́n fẹ́ wọ́n bẹ́sìn jẹ́ ó ti bá wọn wọ́n ní pé hum ashaddu ummati ala dajjal ó ti ala kulli dajjal gbogbo dajjal gbogbo èyí tó mọ́ parọ́ nínú ẹ̀ náà ní kíni inshallah ó ti àbí wọ́n ní pé wa kanat tí àtó fadlu fún àwọn Banu Tamim wọ́n ní pé wa kanat fihim sabiyyatun 'inda Aisha wọ́n ní pé ẹrú kan wà tó pé ó wá láti Banu Tamim ó wà lọ́dọ̀ Aisha fakọ́ọ̀l anẹ́bíwá sọ fún Aisha pé ah, ẹrú yìí ń sì báyìí àtìkí ha ṣe kí ni fírí rẹ̀ jẹ́ kó máa lọ fa inna ha min walad Ismail torí pé ẹni yìí ọmọ lára ọmọ Ismail ni lára direct children of Ismail ni ẹni yìí wà ó ti yàbí so wọ́n ní pé wàjá àti sọ̀dàkọ́ tuhum wọ́n ní pé gbàkan wà gbàkan wà tó ṣe pé sọ́dákọ̀ wà látọ̀dọ̀ Banu Tamim ó ti bá wọn àníbi ni pé hadhihi sọ̀dàkọ́ tu qawmi ah sọ́dákọ̀ tó wáyé látọ̀dọ̀ àwọn èèyàn mi nílé ó ti yàbí so wọ́n ní pé ọ̀rọ̀ yìí sì bá ìrọ̀ wá al-Bukhari fi sahihi so hadith tó wà ah, ẹ̀dá sáré àdìsí kan láà ó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ àdìsí wà nílẹ̀ tipẹ́tipẹ́ eh, kò sẹ́yìn tó wọn bẹ́ẹ̀ nìkan tó sọ pé sheikh mohammed arawo kò wá láti ìbànú tẹ̀mí pé wọ́n mọ̀ pé lóòótọ́ wà láti bo láti ìbànú tẹ̀mí wọ́n mọ náṣàbò rẹ̀ ó ti yàbí sọ allahu ya'lamu haythu yaj'alu risalata ó ti ìbànú tọ́lọ́ bá fẹ́ choose yẹn ó kọ̀ ó máa choose the best of the best ó ti yàbí so èèyàn báyìí ni sheikh mohammed jẹ́ and uh, by, by extension Sheikh Abdulrahman bin Hassan ìyẹn ti yàbí so eléyìí ni ibi tó ti wá gaga a ní pé ọmọ Banu Tamim òun ni Sheikh Abdulrahman bin Hassan àti Sheikh Muhammad bin Abdul Wahhab ó ti bá wọn anẹ́bìdẹ̀ sọ ó sọ nǹkan tó pọ̀ nípa àwọn Banu Tamim now nǹkan tó kù ní síbẹ̀ ni pé a fẹ́ sọ̀rọ̀ nípa bóò ló ṣe sẹ̀mí àti pé bóò ló ṣe gbàmà ó ti nípa ta ni Sheikh Abdulrahman bin Hassan ẹ máa gbọ́ o wọ́n ní pé wúlìdà sheikh ìmọ̀ bóyá nǹkan tí mo ń kàbí àwọn lọ́dọ̀ yìí náà alhamdulillah wọ́n ní pé wúlìdà sheikh abdurrahman bin hassan am mi'a wa sittatin wa tis'in ba'da alf so wọ́n ní pé fi dir'iyya wọ́n ní pé wọ́n bí sheikh abdurrahman bin hassan ní ọdún 1196 ní ìlú kan tó pè so ad-dir'iyya ọ̀nà bíta sheikh abdulrahman bin hassan wọ́n ní pé wà náṣà fi dhalika albayt alhasil fi sharafi wal ilmi wọ́n ní pé ilé tó ti jáde tó ti tó ti dàgbà ilé kan tó ṣe pé asil ó ṣe kí ni ó wà grounded fi sharaf níbi kí ni níbi kí ẹ̀ ní sharafu kí ẹ̀ yàní kí ẹ̀ níyì kí ẹ̀ lọ́lá ó ti bá wọn wal kí ni wal ilm ilé tó ti jáde nìyẹn ó ti yàbí wọ́n wá ní pé fa'atana bihi wọ́n ní pé jádù rẹ̀ tó jẹ́ yàtàní mujaddidu da'wati muhammadiyya sheikh islam muhammad bin abdul wahab wọ́n ní pé ó ṣe kí ni ìtànà bihi jádù rẹ̀ gẹ́gẹ́gẹ́ tó jẹ́ muhammad bin abdul wahab wọ́n ní pé ó ní consent tó pọ̀ fún sheikh abdulrahman yìí yàní bí pé ó like gan bí kò mọ kọ lẹ́kọ̀ọ́ and things like that so mi ìdàyẹ̀ tó kọ tíra yìí ó story direct látọ̀rọ̀ ni sheikh muhammad bin abdul wahab sòmínà nǹkan tó bá kọ sí ìbáyé nǹkan tó súnmọ́ ni pé ìmọ̀rọ̀ di nǹkan tí sheikh fẹ́ sọ̀rọ̀ gan nìyẹn ó ti bá wọn dègbé sheikh ti tú tíra fún ọ̀rẹ́ rì ó ti so wọn ni pé ìtànà àbíhí tani muhammad bin abdulwahab ó ní consent fún sheikh abdulrahman hasan tani muhammad bin abdulwahab wọn ni pé wà àmàmuhu wà àmàmuhu al-a'imma wà khiyaru ahli ilmi fi najd wọ́n ní pé kódà gan àwọn uncles rẹ̀ náà gbogbo tó jẹ́ ọmọ fún tani Sheikh Mohammed Wahab hmm? wọ́n ní àwọn uncles rẹ̀ náà wọ́n ṣe kí ni àwọn náà wọ́n ní àkólé kan pẹ̀lú Sheikh Abdulrahman yìí kó tí yàbí so ní ní kí náà ń pè ní next wọ́n wá ní pé ẹ máa gbọ́ o fakọ́rọ̀ ala Sheikh islam Muhammad bin Abdul kitab tawhid min awwalihi ila abwab as so wọ́n ní pé sheik abdulrahman bin hasan yìí wọ́n ka tírà kitabu tawhid fún tani fún jaddu rẹ̀ tó jẹ́ muhammad bin abdul wahab èyàn tó kọ tírà gan fúnra rẹ̀ ó ka pétọ̀ ẹ gbọ́ o so kó fi lè fún ní ìjáza pétọ̀ mo ti ka tírà yìí ó ti and of course àwọn tààlíkọ́ta ti sharh inú mọ̀ṣe kí ni yóò mọ̀ tẹ̀lé ó ti yàbí bọ̀ wọ́n ní pé wọ́n kà láti awwal tó fi dé kí ni tó fi dé abu abu sihr kò ka tírà tán fún sheik muhammad ó kà ń bẹ̀ ni ó ti yà mí àwọn ni pé wà jumlatan min adabil mashi ila salat wọ́n ni pé bákan náà ó tún ka yà nínú tíra tán pé ní adabul mashi ila salat èyí tó yí pé sheikh muhammad òun náà ló kọ tíra náà so ó ka tíra yìí fún sheikh muhammad bin abdul wahab àwọn ni pé wà hadara alayhi majalisa kathira fi sahihi muslim wa tafsir wọ́n ni pé kódà gan ó tún àtẹ́ndì àwọn cities tó pọ̀ tí Sheikh Muhammad tí wọ́n ṣe yà ní tán sọ̀rọ̀ ń pa Sahih Bukhari so Sheikh Muhammad wọ́n ṣe yà ní eh, sharah lórí Sahih Bukhari wọ́n sọ̀rọ̀ ń pa tafsir àwọn ni pé Sheikh Abdulrahman ó àtẹ́ndì àwọn cities yìí ṣe ń fọ́lọ́ àbí àwọn ni pé wàkíni wàkútùbí al-ahkam bi qira'ati ammihi wa shaykhihi ash-shaykh abdullah bin muhammad bin abdulwahab wọ́n ní pé bákan náà ó àtẹ́ndì àwọn ìjòkó tí wọ́n ti ń ṣe tó ń sọ̀rọ̀ pa kútùbù ahkam ọ̀rọ̀ fíkíù ó ti yé àmọ́ nígbà tó àtẹ́ndì àwọn citizens yìí èèyàn tó ka àwọn tíra yìí fún sheikh muhammad yani sahih muslim ẹ̀sọ̀ sahih bukhari tafsir kútùbù ahkam ta ló ka òun náà ni ọ́nkù rẹ̀ ló ka àwọn tíra yìí fún sheikh muhammad ọ̀nkù rẹ̀ àti ṣéèkù rẹ̀ náà amuhu wa ṣéèkúkú tani abdullah bin muhammad bin abdulwahab èyí tó jẹ́ bàbá fún sheikh suleiman àwọn sheikh suleiman àwọn náà kọ kitabu tawhid na sharu kitabu tawhid sheikh suleiman bin, bin abdullah àwọn náà kọ kí náà pé sharu kitabu tawhid wọ́n pè ní taisir aziz ó kẹ́ ìfún wọn parí tíra náà wọ́n pa wọn kan tó parí tíra ibrahim basha wọ́n pa wọn tó kọ́ tó parí tíra ó tíra bíi Aha. So, wọ́n ní wà fi kitab kìtàbí Bukhari bí kìrọ́ àti àmìhì wà ṣèyíhì Sheikh Ali bin Muhammad bin Abdul Wahab. Wọ́n ní pé bákan náà ó tún attend àwọn cities náà tí wọ́n tún sọ̀rọ̀ pa Bukhari náà. Àmì ìtàlókà ní lọ́tọ̀ yìí, òun náà ni ọ́nkù rẹ̀ àti rẹ̀ tó Ali bin Muhammad bin Abdul Wahab. Wọ́n ní wà fi tafsir Surat al-Baqarah min tafsir bi Kathir bí kìrọ́ àti àmìhì Sheikh Abdul Aziz bin Muhammad bin Abdul Wahab wọ́n ní kí bákan náà ó tún àtẹ́ndì sítì náà níbi tí tó ṣe ṣe tafsiru Suratul Baqarah tó ń lo tafsiru Ibn Kathir so dọ́tọ̀ yìí ta ló ka ọ́nkù rẹ̀ ó ti bá wọn àti ṣéèkù rẹ̀ tó jẹ́ Abdul Aziz bin Muhammad bin Abdul Wahab gbogbo àwọn ènìyàn ìsìnkú ọmọ lọ́jẹ́ fún Sheikh Muhammad so tó bá tún wọ́n pé àwọn ni pé wà hádọ̀rọ̀ qira'ata ammihi wà shaykhihi ash-shaykh Hussein wà huwa idhaka fi sinni tamyiz ala walidihi shaykh al-islam Muhammad bin Abdul Wahhab wọ́n kí bákan náà ó tún àtẹ́ndì qira'a kan tí àmú rẹ̀ ọ̀nkù ẹ̀kan náà tó ṣe àmú rẹ̀ àti shaykh rẹ̀ tó jẹ́ shaykh Hussein wọ́n ní pé gbogbo àsìkò táwọn sọ ní síbáyò wọ́n ní pé ó wà ní sínú tẹ̀míyìs ó ti dé eight tẹ̀míyìs bí ká ní pé six seven eight ó ti bá wọn ló ti àtẹ́ni àwọn sitting sí ẹ̀ àbí so àwọn ní pé ta ló kà á òun Sheikh Hussein fún wálídù wọn ta ni wálídù wọn Sheikh Islam Muhammad bin Abdul Wahab àwọn ní pé wàhádọ̀rọ̀ kìrọ́ta Sheikh Abdullah bin Nasir fi muntakol ahkam wọ́n ní pé bákan náà ó tún àtẹ́ndì kìrọ́ àkànnà tí Sheikh Muhammad bin Nasir tán ṣe kìrọ́ láti láti tíra tó ń pè ní muntakọ alahkam wọ́n kà á fún ta ni ala sheikh islam muhammad bin abdul wahab wọ́n ní pé kà máa hádọ́rọ̀ a sheikh abdulrahman majalisa ukhor wọ́n ní pé bákan náà sheikh abdulrahman bin hassan wọ́n àtẹ́ndì àwọn other cities tó pọ̀ eh, ala jaddihi bi qira'ati mashayikh akharin àwọn ìlú nínú àwọn àfà náà kà tíra ìfún sheikh muhammad bin abdul ó dẹ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń gbọ́ tó ń gbọ́ àwọn kíní every time ẹgbẹ́ ìmọ̀ tó máa ní kìí ṣe kéré láti age ten years six seven ó ti yàbí wọ́n wá ní pé ẹmọ gbọ́ o wọ́n wá ní pé wà kọ́rọ̀ asheikh abdulrahman bin hassan ala kulli wahidin min a'mamihi athalatha almashayikh abdullah wa ali wa hussein abna sheikh muhammad bin jumlatan kathiratan min alhadith wal fiqh so lẹ́yìn ìgbà tó yẹ pé òun gan fúnra yìí ó àtẹ́ǹdì ibi tó ti ń ka àwọn tíra yìí wọ́n wáyé pé òun gan fúnra ó padà ń ka àwọn tíra kan fún àwọn uncles mẹ́ta tá a sọ tá a dárúkọ àwọn sheikh abdullah àwọn sheikh ali àti sheikh hussein gbogbo tán jẹ́ ọmọ fún sheikh muhammad bin abdulwahab wọ́n ní kó ka tíra tó pọ̀ á nínú ọ̀rọ̀ hadith àti ọ̀rọ̀ fik fún àwọn mẹ́ta yìí ó ti yàbí wọ́n wá pé wàhádọ̀rọ̀ alihim majalisa fil hadith wal fik ó tún gbọ́ pé wọ́n tún ṣèjòkó níbi hadith speak yóò tún lọ síbẹ̀ èrò bẹ́ẹ̀ ó kà fún ọnìkan ó tún gbọ́ pé wọ́n tún ṣe níbò mí náà yóò tún lọ síbẹ̀ náà láti lọ ṣàǹfààní bẹ̀ ọwá ní pé wà kọ́rọ̀ ala sheikh hamad tani fún sheikh yìí wọ́n ní pé kódà gan tí wọ́n ka túra almukne èyí tó jẹ́ aslu kitabu zadi mustakne zadi mustakne ó jẹ́ mukhtasaru almukne ó ti yàbí wọ́n pè ní zadi mustakne zadi mustakne èyí tí wọ́n tí tó bí sharhu mumti ó ti yàbí tí wọ́n ní pé afá yìí yà ní sheikh wọ́n ka tíra mukni yìí ó ti aslu zadi mustakne fún sheikh hamad bin nasir àwọn nígbèwà gọ ìrọ́hùmá kódà ó àwọn tíra mìíràn fún sheikh eh, hamad bin nasir wọ́n ní pé wàkọ́rọ̀ ala sheikh abdullah bin fadil fi sírọ̀tì nàbàwíyà wọ́n ní pé ó ka tíra àwọn tíra tó ń ṣe pẹ̀lú sírọ̀tì nàbàwíyà fún tani fún sheikh abdullah bin fadil وعلى الشيخ بن وعلى الشيخ عبد الرحمن بن خميس شرح الشنشوري في الفرائض so níbi ọ̀rọ̀ faraid náà ọ̀rọ̀ ogun ó tún katira náà شرح الشنشوري وعلى الشيخ أحمد بن حسن بن رشيد الحنبلي شرح الجزرية كنا غانا اوتون كوتا جودينا متن الجزرية تا مدارا اون فيو كونا لو دوتاني لو دو شيخ احمد بن حسن اه بن رشيد اه الكيني الحنبلي سو واني بي ايت ستي بي ليكودي زكريا الانصاري نتو كوتا ايلي اون بي وعلى الشيخ ابي بكر حسين بن غنام شرح الفاكهي على متممه النحو متممه الجرميه تمام mutamata jùlùmíyà tá a mà ó ti bá wọn ní pé ó kà náà fún tani fún asheikh abubakar hussein bin gonnam ó ti bá wọn hussein bin gonnam so afatuwa ma'aruf pẹ̀lú tarikh àti ilmi nahu so ó ka tírà sharu fakihi alfakihi ala mutamati annahu àbí kan ká sọ pé mutamati lajurmiya so eléyìí sì bá ti rí irú èèyàn tí sheikh abdulrahman jẹ níbi kẹmàwámà pẹ̀lú bí ẹnìkan dà kàn láì bọ́ ìkan dà kàn láti ibìkan pé kó sáré kó ṣàrò kíkà tawhid àwọn náà ti kọ́ wọn dáadáa ó ti rí báwọn so eléyìí ni yàní tàlàkì ìhìlẹ̀ so ẹja sáré fò lọ sí ibi tí àwọn ahlul ilm tí wọ́n ṣe fanáwò fún tí wọ́n pírízì sheikh abdulrahman bin hassan torí kó nídìí káàkà yẹn náà so pé àní àwọn àfà àsìkò wọn náà wọ́n gbà pé ẹni yìí àfà ni ó ti yàbí so wọ́n wá ní pé wọ́n ní pé hadiya sheikh abdurrahman ibn hassan bithanai ahli ilmi alayhi wọ́n ní pé sheikh abdurrahman hassan ó rí àwọn èèyàn tó yìn tó pọ̀ nínú àwọn àfà àwọn àfà pọ̀ tó yìn pé àfà lẹ́ni yìí wọ́n ní pé wa min dimni ma jaa anhum fi dhalik ma wasafahu bihi ibn bishir fi irnuwa ilmajdi fi tarihi najdi wọ́n ní pé nínú àwọn àfà tí wọ́n yìn sheikh abdurrahman hassan òun náà ní àfáà kan tó ń pè ní Ibn Bishir nínú tíra kan tó pè ní Unwanul Majdi fi Tarikhi Najdi àwọn ni pé bákan náà wà Sheikh Ibrahim bin Salih bin Isa al-Najdi fi Durar so Sheikh Ibrahim bin, bin, bin Salih bin Isa àwọn náà praise wọn náà níbi ad-Durar saniya wọ́n ní pé fàkọ̀dẹ̀kọ́lá al'awwal yà ní tani Ibn Bishir aláwọ̀kọ́ta ọkọ̀ dárúkọ Ibn Bishir ó ti sọ ní ìgbà tó ń dárúkọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún one thousand two hundred forty one ní next lórí oun sọ tàríkù next so nǹkan tó wá ṣẹlẹ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún one thousand two hundred and forty one hawadithu sanati ihda wa arba'ina wa mi'atain wa alf kí ló sọ ń bẹ ó ní pé fíhà ní ọdún yìí ọdún kí ni one thousand two hundred and forty one ọdún yìí wọ́n ní pé fiha akubala min misr asheik al'alim al-nihirir wọ́n ní pé asheik al'alim al-nihirir nihirir ni èyàn tó yí pé ó tó nímọ̀ gan ó ti bá wọn so asheik al'alim al-nihirir wọ́n ní pé ọdún inú ti kíni ló padà sí láti láti misr so mínda ó ṣe kíni ó ṣe ìrìnàjò lọ sí misr láti wá ó wá padà láti misr ó wá ń pèsè wọ́n ní pé ṣẹwádìí yani albáhùrù almurtafi' so odò kan lẹ́sẹ̀ kíni tó lọ sókè yani níbìmá algozir tó pọ̀ ó ti yé ó tún wá ń yẹn ó tún wá ní pé mufidu tọ̀lìbín ètò igun mọ́ sàfàní fún kíni àwọn student rẹ̀ wọ́n ní pé kódà gan wọ́n jẹ́ almahfuf bi inayati rabbil alamin kódà gan ni yìí a ó ṣe kíni ó wà muhat ó sọ ó yíká ó ṣe bá wọn inaya kíni rabbil alamin that is ọlọ́run ní àkódé kan pẹ̀lú ẹni yìí gbogbo ilé praise náà ni ó ti yàbí ó tún wá ní pé kódà gan ó jẹ jamiu anwa'il ulum ash-shar'iyya ẹni yìí ó ti kí ni ó ti kójọ gbogbo àwọn ìmọ̀tàmọ̀ tó jẹ́ ìmọ̀ ṣẹ̀ríà ó ti kó gbẹ̀jọ ìgbàtà àkà náà rí pé ó fẹ́ jọ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn kan tá rí bọ́ọ̀tì kà ìdálítì tí àbí àwọn ni pé wà muhakiku lùlùmí dìníyà pé ẹni gan muhakiku ló jẹ́ ó jẹ́ verifier àwọn ìmọ̀ àdín wal ahadith an-nabawiyya wal athar as-salafiyya àwọn ni pé wárísù lè ilmi kabiron and kabirin wọ́n ni pé kódà gan ẹni yìí ó ti inherit ìmọ̀ kabiron and kabir láti látọ̀dọ̀ àwọn àgbàlagbà ó tí àbí alẹ́dì sọ́rọ̀ tí àṣọ́gìrù bí ìfàdá ti ṣùgbọ́n kan àkàbìrọ̀ yẹ tó ṣe pé àwọn ọmọ kéèké lè nímọ̀ tó bá lọ sọ́dọ̀ ìpínwọ́n fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ báyìí àwọn ló padà díkíní wọ́n padà mọ́dí kudot islam wal muslimin ọdọ́ ká sọ pé kudot ọ̀rọ̀ wà ń bẹ̀ ó tí àbí á kudot but Eh, sheikh muhammad ibn tèmi rahimahullah wọ́n ní pé tẹ́yà bá sọ pé kọ́ọ̀dì kùdọ́t wọ́n wá ṣe kùdọ́t ẹ̀ lọ sí wọ́n ṣe ìdọ́fà ìlọsí nǹkan mi wọ́n ní pé ìyẹn ó tọ́ kí ẹ ṣe bẹ́ẹ̀ àmọ́ kò dá tó náà tọ́ba ní pé kọ́ọ̀dì kùdọ́t eléyìí haram ni kò wọlé ó ti bá wọn torí pé ó fẹ́ máa jọ kí ni malakul amlak abi malikul amlak ó ti yàbí so ọba àwọn ọba and àti rí hadith ó sọ pé kẹ́ẹ̀mọ́ sọ bẹ́ẹ̀ àti ìbomi tí ọlágbé tó fẹ́ràn sáwé náà tó sọ pé kí ni malikil amlak kẹ́ẹ̀mọ́ sọ bẹ́ẹ̀ ó ti bá wọn so kọ́ọ̀dìl kudọ́tì òun náà fẹ́ ṣe kí ló fẹ́ ni kẹ́ẹ̀sì kí ni kẹ́ẹ̀sọ pé kọ́ọ̀dìl kudọ́tì kọ́ọ̀dì jọ́ọ̀jì àwọn jọ́ọ̀jì kẹ́ẹ̀mọ́ sọ bẹ́ẹ̀ ó ti yàbí bọ̀ tí mi ti wá ní pé bọ̀tẹ́yìn bá sọ pé kọ́ọ̀dì kudọ́tì kò sọ generally wọ́n ní pé ìyẹn náà tọ́ àmọ́ kò dá tó so ẹni kí ló sọ ó ṣe ìdọ́fà ìlọsìn kankan àbí kò sọ pé generally wọ́n ní pé ti Islam ó ti yà mí so kọ́ di kò dọ́tí Islam wal muslimin mufti firokil anam wal muwahidin ẹni ni kọ́ di kò dọ́tí àwọn Islam àti muslimin kódà gan wọn ni mufti gbogbo àwọn firok tí àwọn èèyàn ti ti firok àwọn èèyàn bọ̀tán jẹ́ muwahidin ó ti yà mí wọ́n wá ní pé ó sì ń pèsè lókùn tí sọ̀wọ́kẹ́ o wá ní pé nasiru sunnati shahidul mustadin kódà gẹni yìí oníkéni òun ló máa ń ṣe nusra fún sunna shahidul mustadin wọ́n ní pé almuwafaq li sawab afil jawab kódà gan wọ́n ní pé wọ́n ti grant the success ó ti bá wọn pé kò ṣe kí ni kó mọ rí nǹkan gidi sọ kó mọ sọ nǹkan tó correct níbi àwọn responses rẹ̀ so èèyàn tó sọ gègé wọ́n kàn sọ ó mọ pé ó ti bá gbé ó ti ó ti wọ́n ti wọ́n ti jọ ṣe àwọn mùrọ̀sálàt pé bẹ́yà aṣẹ́ ní question adáhùn ó ti ràbí afáàní pé kí lórúkọ rẹ̀ asheikh abdulrahman ibn hassan ibn sheikh muhammad bin abdulwahab ó fọ́ abẹ́ ọ̀rọ̀ ní sísẹ́bẹ̀ ó wá ní pé fakọ́dìmá ala sheikh turki bin abdullah wa akramahu goyatal ikram wà tábà tọ̀bì tọ̀lá àti hí kọ́ọ̀sùn mùsùlùmí wà láàm wọ́n ní pé so ṣéèkì yìí ó wá sí ó wá sọ́dọ̀ láti mísírà wá sọ́dọ̀ ó ti máa wá bá sheikh tani sheikh turki bin abdullah àwọn nípẹ́ ní ó wá wà ó wà happy pé sheikh abdulrahman ti wá kódà gan ó wá àkọrọmà rẹ̀ ó ó ṣe kí ni ó pọnlé goyata ikram ó ti bá wọn ní the highest form tí wọ́n lè pọ́nyẹ̀lé wọ́n ní kódà gan àwọn mùsùlùmí ìgbà tí sheikh abdulrahman tán dé wọ́n ní pé àwọn tó jẹ́ khos muslimin àwọn tó yẹ pé àwọn special muslims àti àwọn general muslims gbogbo tán wọ́n jẹ́ kí ni wọ́n wà wọ́n wà ìyá ni wọ́n wà joyous pé ẹni ìdè ó ti àbí wọ́n ní pé sheikh eh, ibn bishir wa continue àti máa sọ̀rọ̀ náà yìí bẹ̀rẹ̀ important ka ka ka ka pay attention sí ibn bishir wa continue àti máa sọ̀rọ̀ nípa sheikh abdulrahman bin hasan wọ́n ní pé wakọ̀dẹ̀ kánà muntabihan fatinan lè dá ṣá ìṣe ahlil bidà wọ́n ní pé kódà gan sheikh yìí wọ́n ní pé muntabihan ló ṣe kí ni ó wà ó mọ́ ń pay close attention ó ti àbí fatinan kódà gan ó ṣe kí ni ìyẹn tó nílà káì gan ó mọ́ ń tètè rìnà sí àwọn dàṣà ahlil bidà àwọn àwọn àwọn àwọn nǹkan kéèké àwọn kan bí ẹni tó pé àwọn ẹ́ ìkìlẹ̀ sọ àwọn láti náà àwọn kan kéèké tó pé àwọn oníbídà wọn kàn sáré jù sí Islam tó pé èèyàn ní tètè fura sí pé òun mọ́ ṣe kí ni wọ́n ìfèrè wọn ó tí àbí kí ni kí nìkan tó ní sọ bẹ́ẹ̀ wọ́n ní pé katabtu lahu marratan ọjọ́ ìgbà kan wà tó pé mo kàn kankan sí Sheikh Abdulrahman bin Hasan gbàtí wọ́n kàn tí mo kọ́ tán da'awtu lahu fi akhir kitab mo wá ṣe dùá fún Sheikh Abdulrahman wa qultu fi khitami dùá nígbà tí mo wá dé ending dùá kí ni mo sọ mo ní pé ìnáwó àlàmáyẹ̀ṣáú kọ̀dí mo sọ gbólóhùn yìí pé ìnáwó àlàmáyẹ̀ṣáú kọ̀dí pé Allah subhanahu wa ta'ala nǹkan tó bá ti nífẹ̀ẹ́ sí wọ́n ṣe kí ni ó ní kódọ̀ lórí ẹ̀ nǹkan tó mo sọ nìyẹn èmi sọ inú sẹ́ni pé kò sí àtúnṣe wọ́n gbá tí àwọn èèyàn sọ ó tí àrí ó ní pé fakátàbà ilayya wàkọ́lá fi àtúnáì jawabi wọ́n ní pé sheikh abdulrahman wa send message mi padà so nínú nǹkan tó kọ sí mi onáà ní pé kí ni inna hadhihi kalima gbólóhùn kọ sọ pé innahu ala ma yashau qadir wọ́n ní pé ishtaharot ala alsun min ghayri qasd wọ́n ní pé ó gbajúmọ̀ lórí ahọ́n àwọn èèyàn àwọn yóò gan wọn tẹ̀ mọ̀ ìtumọ̀ nǹkan tán sọ gan wàhíyà kọ́ọ̀lù kẹfíìr wọ́n ah, ta'ala tó bá fẹ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ Allah yóò sọ pé wàhúwà kọ́ọ̀dìrò àlàmáyàṣà wọ́n ní pé wàhálì kẹlímà yọ́kùsìdò bí ha áhàlòlùbídà ṣàrọ̀ wọ́n ní pé àwọn oníbídà tán hun kẹlímà yìí wọ́n ní pé kí ni nǹkan tán gbà lérò àbúrú ni pẹ̀lú kẹlímà ìnáwó àlàmáyàṣà òkọ̀dìrò àbíkọ́ ni pé wa huwa ala kulli shay'in qadir kò ṣe pé kò ṣe tẹ̀kìrì pé àlàmáyàṣà nǹkan tá a máa yẹ kí ni kulli shay gbogbo nǹkan gbogbo nǹkan òun ni ó jẹ́ kọ̀dí lórí rẹ̀ ọlọ́wọ̀ ṣe tẹ̀kìyìd ọlọ́wọ̀ rẹ̀ ṣítẹ̀ sí pé nǹkan tó bá ti nífẹ̀ẹ́ sí nìkan ó ti yà mí àwọn ni pé wà laysa fil Qur'an wà sunna ma yukhalifu dhalika asla ààdẹ̀ ní kankan nínú Qur'an bí sunna tó tako pé wa huwa ala ma kulli bíbí a wá mú nǹkan ní wá tó wá ṣe tẹ̀sí ṣìlálà gbogbo nǹkan tá mọ́rin ní kí ni inna Allaha ala kulli shay'in qadir rámọ́rin gbogbo nǹkan wọ́n wá ní pé li anna al-qudra shamilatun kamila wọ́n ní pé torí pé qudra Allah subhanahu wa ó wá ní pé ṣẹwárí sífà kúdùrọ̀ àti sífà àlẹ́ẹ̀lì wọ́n ní pé ṣàmìlà táwọn jẹ́ kí ni gbogbo nǹkan ló kí ni ló kó sínú gbogbo nǹkan lọ́wọ́ mọ̀ ó ti yàbí dẹ̀gbogbo nǹkan lọ́wọ́ ń ṣe kí ni ó ní kúdọ̀ lórí rẹ̀ ó ti yàbí àwọn ní pé tàtà àlàkọ́ọ̀nì àwọn nǹkan méjì wọ́n mọ́ ń wà connected mọ́ almawjudat nǹkan tá a rí àti màdùmá àti nǹkan tó pé àárí tí ò sílẹ̀ afá ní pé wà innama qasdu ahli libida bi qawlihim wa huwa alqadiru ala ma yasha anna alqudrata la tata'allaqu illa bima ta'allaqat bihi almashi'a wọ́n ní pé nǹkan tí àwọn oníbídà máa ń gbádùn pẹ̀lú àwọn tó pẹ́ kọ́ sọ tí kò rà gbádùn wọn tó pẹ́ àwọn yòó mọ nǹkan tó sọ mọ́ so nǹkan tó gbádùn ọ̀nà ní ni ọ̀nà ní pé mashi'a Allah nǹkan tó náà nífẹ̀ẹ́ sí àbí sorry qudra Allah ó wà connected mọ́ nǹkan tó náà bá ti nífẹ̀ẹ́ sí àmọ́ nǹkan tí ó bá ti nífẹ̀ẹ́ sí kí ló sọ kò ní kúrò lórí ẹ̀ nǹkan tó sọ náà nìyẹn so ní síbá èèyàn tí ó bá mọ tawhid dáadáa tí ó mọ àkídà dáadáa tó bá kàn gbọ́ iná iná lára àbí iná lára máa yẹ ṣáà kọ̀dí kò sí nǹkan tó wá ṣe kẹ́lí mẹ́rin àti nǹkan tó bá ni yóò ah, mọ̀ sọ gbogbo ẹ̀ náà ni dáńsà so lára nǹkan tí ibi ṣe rí tó sọ pé àìní afá ní pé yàní ibn bishop ó ní pé katabtu ilayhi marratan pé ìgbà kan wà tó pé mo tún kọ nǹkan mí fún lẹ́ẹ̀kan sí lẹ́ni pé àwọn afá wọ̀nyí kan wọ̀nyí kan àwọn èèyàn bó ṣe wọ́n wọ́n ti rí nǹkan kan ní pé mo kàn kankan fún uhu bí kò dúró mi bìníhí asheikh abdulatif min misr ẹ̀kọ́ àti sheikh abdulatif ó jẹ́ ọmọ tani sheikh abdulrahman ó jẹ́ àbí so wọ́n ní pé wọ́n ní pé mò ń congratulate Sheikh Abdulrahman ọ̀dọ́kà mú kọ̀ọ̀kan kan sí wọn láti congratulate wọn pé ọmọ wọn ti dé láti mísírò ó ti àbí ó tó kẹ́ẹ̀ congratulation fún irú nǹkan báyẹn torí pé aláwọ̀kọ́ náà láti wọn kò sí fún kò sí nǹkan kan ó kàn lọ àmùgbà tó tó ń padà ń bọ̀ ọmọ kan lọ ó lọ wá mọ̀ kò sí bá ṣe fẹ́ kò sí fòkúsí kankan a kàn ń ṣe lẹ́tà nílẹ̀ kankan tó bá dé padà ó yẹ kẹ́ẹ̀dùn náà ní àbí wọ́n wá ń congratulate bàbá so ìgbà tó wá kọ́ kí ló sí ló ó ní pé watawassaltu ila Allah fi du'ahi bi sifatihi al-kamila allati la ya'lamuha illa so ìgbà tí mo fẹ́ ṣe dùá fún Allah ẹ̀kẹ́ ibi dùá ìdàyàn ọmọ kó sí nǹkan tó pọ̀ wọ́n ní pé wọ́n wá ṣe tawassul pẹ̀lú sifatullah tó ṣe pé kò sí ẹ̀ka tó mọ àyàfi òun nìkan sí ẹ̀ka ṣe kálímà yìí ẹ̀bùtáìpẹ́ ẹ̀mọ tẹ́lẹ̀ sí ẹ̀ka ṣe ah, pé àwọn sífà sí táàmù ó ti bá wọn <laughs> àwọn sífà sí táàmù náà ẹ̀pẹ́ nípa mo tún sọ nípa ilẹ̀ fi ilẹ̀ táìpẹ́ ìwò táìpẹ́ ìtún sọ báyìí nípa ẹ̀ kí ló wá ṣe ìgbà tó sọ nípa ẹ̀ pé àwọn sífà sí Allah ẹ̀mọ́gbọ́ o àwọn sífà tó pé kò sí Allah tó mo fi ṣe tàwa sọ́dọ̀ àlọ́sọ́dọ̀ alápẹ́tọ̀ ẹ pé just so innocent do I ìdáyẹ̀ wà so innocent ó ti bá wọn ṣùgbọ́n kò gbé àwọn wà innocent wọ́n ti gbọ́ láti bìkan ni àwọn náà wá ń ṣe kò kí ni sheikh abdulrahman sọ wọ́n ní pé wà kò zakarta wà fákọkà lọ fi wà sí láti da'awatik jazakallahu anni ahsan aljaza an tilka da'awat kulta wa tawassalu ilayka bi sifatika alkamila yani allah ó ti yàbí sifatika alkamila allati la ya'lamuha illa ant so wọ́n ní pé mo nígbà ní nǹkan tó ọkọ̀ òun náà ni pé ó ṣe dùá fún mi ìkọlọ́run bá sọ ẹ́ lẹ́sẹ̀ dáadáa ó ṣe dùá fún mi àti àwọn fámìlì mi so nínú nǹkan tó sọ náà wí kí ni tọ̀ mú ṣe tàwa sùlọ sọ́dọ̀ ìwà Allah pẹ̀lú ṣe fáàtù rẹ tó ṣe kí ni tó pé tó ṣe pé kò sí ẹni tó mọ àyàfi ìwọ nìkan so mo fi ń ṣe tàwa sùl mo fi ń ṣe dùá fún ẹni yìí so àwa ní pé nǹkan tó sọ yìí fáàlà lọ́mọ o ayuhal arib ìwọ tó ṣe pé ọṣẹ kí ni ọ ní hirsu alharib ní ìbàmọ́ kí ni alharis ó ti àbí so ayuhal arib aladib ó ti bá wọn anna alladhi la ya'lamuhu illa hu kayfiyatu sifat nǹkan tí pé kò sí ẹ̀n tó mọ sífà yẹn tí kò mọ̀ àfi ìwọ nìkan onáníkíni nìkan onáníkíni bóòwò ní sífà yẹn ṣe rí nǹkan tá a mọ́ sọ pé kò sí ẹ̀rìn tó mọ̀ àyàfi òníkan ní orúkọ Allah kì í ṣe sífà tó mọ̀ pé bọ̀ síbẹ̀ àdìsí kan wà àdìsí nǹkan tó sọ àdìsí nǹkan tó wà mẹ́rin kí ni asma kì í ṣe sífàt àti wọn láti asma ti sífàt ó pọ́sùkò yìí pé ismu káwọn tó yìí pé a mọ̀ tí tọ́lọ́ ọmọ táwọn táwọn mọ̀ yẹn kọ̀nẹ́kìtì but kí wọ́n sọ yín báyìí ọ̀rọ̀ sífà náà sọ yín báyìí ẹni yóò wá ọ̀rọ̀ bóyá nǹkan tó wà níbi hadith di sífà ọ̀tá ọkà lọ chẹ́kà yọ́wà ní pé nǹkan tó wà ní hadith kìí sí ló wà ń bẹ̀ kìí sí sífà ló wà ń bẹ̀ ó tí rà mí afárá ni ọlọ́nìkan ló mọ̀rẹ́ kí ni bó ni sífà yìí ṣe rí afárá pé fàyà alámuha ahalul ilmi billahi kama qala imam malik wọ́n ni pé àmọ́ sífà yìí kan fúnra rẹ̀ àwọn onímọ̀ wọn wọ́n mọ̀ kèfíà nìkan ni wọ́n mọ̀ bó ṣe rí gangan ni wọ́n mọ̀ wọ́n mọ̀ pé ọlọ́run lọ́wọ́ ó ti bá wọn àmọ́ bó ṣe rí wọ́n mọ̀ wọ́n mọ̀ pé ọlọ́run jẹ́ alkọ́dìr pé ó ní kúdùrọ̀ bó ṣe jẹ́ gangan yàní hakíkọ rẹ̀ àwọn yòó mọ̀ akọ̀nà pétọ̀ so wọ́n ní pé ọ̀rọ̀ yìí bí gẹ́gẹ́ bí Imam Malik sọ ma'lum kí ni al-istiwa kí ẹ̀ gun gun kankan ay istiwa'u ala al-arsh ó ṣe kí ni ó gun kí al-arsh so an sifatu min sifatillah àbí lára nǹkan tí lára sífà láni istiwa bí ay sifatu al-istiwa ma'luma àmọ́ ó ti bá wọn wal kayfu majhul àmọ́ bó ló ṣe ṣe àmọ́ so ẹ as simple as bá ṣe mọ́ kíní táìpé èèyàn wọn sọ fún wa pé kẹ́límà kíní kan àwàtàwàsùn bí sọ́ọ́tì kámílà táì pé wọ́n táì wọ́n sọ fún ní síbáyì ìyún nímọ̀ pé ó rọ́ǹgì whereas gbogbo alámọ̀ atharu Imam Maliki yìí so Sheikh Abdulrahman Hasan wọ́n rí bí apply ìyàní atharu yìí lórí kíní lórí gbólóyìn ó rọ́ǹgì ó ti yàbí àwọn وبين الكيفية فيقال استواء لا يشبه استواء المخلوق نعم so wọ́n ní pé imam malik yàní sheikh abraham ló ṣe sọ̀rọ̀ báyìí pé imam malik ó wá ṣe tefrik ó ṣe yàtọ̀ láàrin nǹkan tá a mọ̀ hmm, pé pé bimana asifa nǹkan tá a mọ̀ pé sífà yìí ìtumọ̀ lélẹ̀ tó máa sọ pé èèyàn ṣe ìsìwà àmọ́ nǹkan tó túmọ̀ tàbá gbọ́ pé èèyàn gùn kankan kí ni kí ni pé kí èèyàn gùn àmọ̀ nǹkan tó túmọ̀ tàbá ní pé èèyàn kan ṣe nùzúl pé ó ṣe kí ni ó sọ̀kalẹ̀ àmọ̀ nǹkan tó mọ̀ bọ̀ bóòlù ṣe wá ṣe nùzúl yẹn nìkan láàmọ̀ bóòlù ṣe lọ sókè àmọ́ ìyàtọ̀ wà láàrin pé èèyàn mọ nǹkan tí kẹ́límà tọ́ka sí àti pé bóòlù ṣe rí ó ti àbí afá ní pé ó wá ṣe tẹ̀fírík láàrin ìtumọ̀ sífà yẹn àti pé bóòlù ṣe rí bóòlù ṣe rí yẹn láàmọ̀ àmọ́ ìtumọ̀ sífà yẹn àmọ́ so that's why àwọn àfáà ní pé àníṣẹ́ imam al-haramain kò kúrò ní àṣàríyà ó kàn kúrò níbi ta'wil lọ sí tafwid ó tí àbí nípa àwọn àṣàríyà wọ́n ní mazhab méjì wọ́n ní mazhab ta'wil ó dẹ̀ ní mazhab kíni at-tafwid ta'wil ni pé eléyìí pé àtàwà ní eh, eh, pé kúdọ̀ ní síbà ìtọ̀ kúdọ̀ ni sorry àlìyádù lóòótọ́ ọlọ́run ní àyádù àmọ́ ta'wil ni kíni kúdọ̀ muawila nìyẹn àwọn mufawidọ̀ náà ni pé ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ni àgbà pé ọlọ́run lọ́wọ́ but kí ni túmọ̀ àmọ́ hmm, àmọ́ kí ni àmọ́ ọlọ́run nìkan ló so by at the first instance ẹ̀ bá gbọ́ kí ni ìgbà kò sí nǹkan tó ṣọ̀rọ̀ tí wọ́n ní ọlọ́run ló wọ́n á sọ̀rọ̀ yìí àmọ́ àmọ́ ṣe àmọ́ àṣekíni a ṣe àmọ́ àní ṣe tẹ̀kíf gbígbóòdó ṣe rí ó ti bá so imam al-haramain ó kò níbi ta'wil lọ sí tafwid nǹkan náà ó sì wà ní àṣàríyà ó tí àbí so wọ́n ní pé nǹkan táwà sọ náà ní kíni pé ọlọ́run ṣe ìsìwá o àmọ́ ìsìwá tó ti pé la yushbihu istiwa al-makhluq tí ó jọ ti àwọn èèyàn pe kí ẹ̀gùn kankan bẹ́ẹ̀ lóòótọ́ ó gùn adẹ̀mọ́ tí mo pé kí ẹ̀gùn kankan àmọ́ gígùn yìí kò ṣe kíni kì í ṣe bíi ti àwọn èèyàn òun làbí sọ níbi kíní kíláàsì kan ní madrasa pé pé ọlọ́run wá sí samau dunia pé ah, ṣe bí usa ní sí báyìí àwa five hours ahead bí a táwọn bá wà lálẹ́ àwa wà láàárọ̀ ní ìbáyìí so bóòlù náà ṣe ń ṣe tó pé kínní so a sọ pé nǹkan tó ń ṣe ń bẹ̀ ni pé àwọn nǹkan tó pé ìwọ tó jẹ́ mọ̀kúlùk tó pé ìwọ ò lè ṣe ni rò bóyá ọlọ́run ò lè ṣe ìwọ ní ìsìnbáyìí tó jẹ́ mọ̀kúlùk ní ìsìnbáyìí wọ́n tó jẹ́ mọ̀kúlùk ní ìsìnbáyìí ìwọ lọ sọ pé ó lè wà ní usa àti Nigeria, lálẹ́ at the same time àbí ìwọ nìyẹn ìwọ wá ń ṣe kìyà sọ ààrẹ pẹ̀lú Allah ó ti bá òun nǹkan tó ń ṣe nìyẹn ìwọ lọ lè ṣe àkínà pé ìyẹn ṣe làwázìmù làwázìmù al-makhluqat òun lọ sí ṣe kìyà fún Allah ọ̀fẹ́ ọlọ́run ṣe nùzúlì sí sàmà dúnìyà Allah tó ń ṣe ó ṣe bẹ́ẹ̀ náà nìyẹn òtítà kúlò ṣe la na'rif walakin na'rifu ma'na an-nuzul ó ti yàbí náà afá ní pé wà ma'nahu thabit ìtumọ̀ istiwa ó wà thabit kama wasafa bihi nafsahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́n ṣe kí ni bó ṣe rìn ara rẹ̀ wa amma al fatana bali mithli hadha tó ìwọ ibn bishir irú nǹkan báyìí mọ́ sí kí ni mo mójútó ó ti àbí fal imam malik takallama bilisani salaf lókè imam malik ó sì kí ni ó sọ pẹ̀lú ahọ́n àwọn kí ni àwọn salaf قال ابن بشير بعد ذكر هذا عن الشيخ عبد الرحمن بن حسن فانظر الى سعه علومه ابن بشير wá ní pé ìgbà tó wá dárúkọ àwọn kí ni wọ́n ní tó ìwọ wo ìmọ̀ tí ẹni yìí ní bó ṣe fẹ̀ ti àbí wàtílá ìhè àti bóòlò ṣe bóòlò ṣe mọ̀nkan sí ó ti kàtí àtó pọ̀ ó ti mọ̀nkan tó pọ̀ wà máa fún mi àti bóòlò ẹ̀ ṣe mọ́ ìfẹ́ bóòlò ẹ̀ ṣe mọ́ ló fa nǹkankan yọ látàrí nǹkan tó yẹ pé ni ọmọ ìtẹ̀rí nǹkan ó ti àfa ní pé wà máa làdé yìí nínú tahqiq wa tadqiq ọwá wo nǹkan tó wà lọ́dọ̀ àfa yìí nínú tahqiq nínú pé kí nǹkan kó verify nǹkan àti tadqiq pé kí nǹkan kó wà só máa ṣe pé ó kéré gan àmọ́ máa rí pé kíní ìbó ṣe lélẹ̀ ó ṣe bá wọn so wọ́n wá rí pé praise and praise ah kan praise ẹ̀ ó ní kàtà rí praise ẹ̀ bẹ́ẹ̀ ó ti yàbí so afá ní pé hadha wa shaw ta'ala so lastly lábẹ́ tarjama sheikh muhammad uh, sheikh abdulrahman bin hassan wọ́n ní pé sheikh ibrahim bin salih ó wá sọ níbi hawadith àwọn kan tó ṣẹlẹ̀ ní ọdún ah, one thousand two ó ní pé níbi tíra tó pè ní akdul ah, yani doror فيما وقع في نجد من الحوادث في آخر القرن الثالث عشر وأول الرابع عشر so ó sọ ó sọ pé fíhà yàrá ọdún yìí ọdún kìíní ọdún one thousand two forty five one thousand two forty five so wọ́n ní pé ọdún yìí fíhà àṣìyàtú yaomi sabti hadi ashar dhilkida aw dhilqaada alharam tuwufiya sheikh al-imam al-alim al-fadl al-qudwa wọ́n ní pé alẹ́ ọjọ́ sabt hmm, ní eleventh of zulqaada hmm, ìkan tó jẹ́ ìkan nínú àwọn oṣù eh, yanni haram hmm, wọ́n ní pé kí ni ó kú ṣéèkì ṣe kí ni ó kú ó kú a ní alẹ́ sabtu ní ọdún one one thousand two hundred and kini forty five ó tí àbí òun ni ṣéèkì náà kú àbí eighty five half one eighty five ni ṣéèkì náà kú so wọ́n ní pé ṣéèkì ikú tó pé wọ́n ní pé òun ni ra'isul muwahhidin òun ni qami'u al-mulhidin kí ni qami'u yẹn tó pé ó máa ń rìfútì àwọn mulhidin hmm? abdulrahman bin hassan bin sheikh islam wa qudwat al-a'lam al-sheikh muhammad bin abdul wahab kana imaman bari'a wọ́n ní pé ẹni yìí imamun tó kí tó lọ sókè wọ́n ní pé muhaddisa muhaddis ni ta ni sheikh abdulrahman yìí ó tún jẹ́ fàkíì ó tún jẹ́ èèyàn tó pé ó ní wárọ̀ ó tún jẹ́ nǹkan tó pé ó ní takuwa kódà gan ó tún jẹ́ nǹkan tó pé ó ní yàní as èèyàn tó pé jẹ́ salih afá ni pé láhùlì wọ́n ni pé kódà عند ولاة الأمور فمن دونهم إلا إلى أن توافه الله تعالى في التاريخ المذكور wọ́n ní pé sheik abdulrahman yìí wọ́n ní pé ó kò yẹ kò gbò lẹ́yìn tó ní pé yóò mọ̀ ní istikoma ó ṣe bá yóò mọ̀ ní izaz yàní iyì tó ṣe kí ni tó ga kódà gan tó bá sọ̀rọ̀ báyìí kẹ́límà ó ṣe kí ni ó nílò fúf yàní yóò yóò mọ̀ jẹ́ nǹkan tó yẹ pé àwọn èèyàn wọ́n mọ̀ fọ́lù rẹ̀ ó sọ báyìí ń lù ó ṣe báwọn lọ́ọ̀ta ni lọ́dọ̀ àwọn wò láti lò ó ti sọ àwọn wàlíù àwọn olóòtú umur tó bá tọ́wá rí pé ta ló sọ̀rọ̀ yẹn ṣé tọ́ka tán fún nasa ẹja lò tó yẹn tó sọ̀rọ̀ yìí kì í kàn sọ̀rọ̀ báyìí ó ti bá wọn wọ́n ní pé umur àti kíni àwọn díkí wọ́n kéré umur ó ti so ọlọ́run fún sheikh abdulrahman bin hasan ní kọbul lọ́dọ̀ kíni lọ́dọ̀ àwọn olóòtú umur àti kíni àti àwọn amatul nas so and eléyìí lágọ̀ọ́rọ̀ bá fi lágọ̀rọ̀ bá fi pítọ́rọ̀ bá ti nífẹ̀yàn ìdá àhábàláhù abdá eh, náàdà jìbìrìl eh, inú òhìbò fulanan fa àhàbìbòhù àti bẹ́ẹ̀bẹ̀ lọ wọ́n a ṣe bẹ́ o tó ma yíó dọ̀rọ̀ láhùl kọbúlù fil ard ó ti bá wọn ọ̀nà wa kọ kọbúlù fún ayó mú so àpẹẹrẹ pé inṣàlá pé ọlọ́run ṣe kí ni ọlọ́run nífẹ̀ẹ́ yẹn náà nìyẹn kì í gbogbo yá ọkùnrin olówó wọn kàn gba tiẹ̀ náà ni ó ṣe àbí ọ wá rí pé àwọn àwọn oníbídà àti àwọn oníṣírìkù wọn hìtì ẹ̀hẹ́n of course yẹn náà máa bó ṣe bó ṣe kórè náà nìyẹn àwọn ahlul khair kódà àwọn ọmọ ni wọn kàn ní níbi kan wọn kàn láìkẹ náà ni àpẹẹrẹ pé ọlọ́run nífẹ̀ẹ́ náà nìyẹn ó ṣe àbí so ilé ni tarjama Abdulrahman ibn Hassan so ẹjẹ́ ìwà mímí láti Actually, fifty minutes so actually, ṣe lo bí extra twenty minutes Inshallah, àdá ká sáré ka mukọ́dìmà if ìfẹ́ go to pé tó bá tún tó bá tún di náà tó bá tún ka mukọ́dìmà ó ti rí sáré ka mukọ́dìmà àtìrà náà inṣàlá. so afáàní bíi bisimilahi rahman rahim so bisimilahi rahman rahim mukọ́dìmà is just around the one two three three pages náà inṣàlá so and ilé ìtọ́wọ́ lọ́dọ̀ yìí wọ́n á ń pèsè 3 àbí. ẹ̀dá continue so sheikh abdulrahman bin hassan wọ́n ní pé bismillahir rahmanir rahim wa bihi aibillahi nasta'in wa alayhi tuklan so ọlọ́run ma ṣe kí ni láàmọ́ ní àtàwákùl alayhi ó ti yàbí afá ní pé alhamdulillahi rabbil alamin wal aqibatu lil ولا عدوان إلا على الظالمين كالمبتدئة والمشركين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وقيوم السماوات والأرضين وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من خلقه أجمعين أفانك اللهم صل على محمد وعلى آل محمد وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما أما بعد أفاني كيف إن كتاب التوحيد الذي ألفه الإمام شيخ الإسلام محمد بن عبد الوهاب أجل الله له الأجر والثواب غفر له ومن أجاب دعوته إلى يوم قيامة الحساب قد جاء بديعا في معناه من بيان التوحيد من بيان التوحيد ببراهين أفاني كيف شاري كتاب التوحيد يتشك شيخ الإسلام محمد بن عبد الوهاب تقوي kọ́nà ṣe kí ni kọ́nà wọn bá jẹ́ kí ládàá rẹ̀ kó pọ̀ ó ti yàbí wàsáwà àti kí ni ládàá náà ní àsáwà afáni pé kódà kọ́nà ṣe kí ni kọ́nà wọn bá foríjì Sheikh Muhammad bin Abdulwahab àti èèyàn tó bá ti respond sí dáwà Sheikh Muhammad bin Abdulwahab ìlàyọ́nù kìyàmà so dáwà Sheikh Muhammad bin Abdulwahab ṣe yàtọ̀ sí dáwà àwọn tó kọjá là kò yàtọ̀ àti sọ́tẹ́lẹ̀ kò yàtọ̀ nǹkan kan náà ni kò sí nǹkan tó ń jẹ́ wàhábíyà ó ti yàbí so kò yàtọ̀ sí dáwà àwọn tó wá before Sheikh Muhammad so ó kẹ́ pé nǹkan tó ń ṣe ní àsìkò Sheikh Muhammad ó jẹ́ kó wá fẹ́ strange fáwọn èèyàn but in reality kò yàtọ̀ sí dáwà Sheikh àwọn tó wá before Sheikh Muhammad afáwa ni pé ṣe wá rí tíra yìí kọ̀dìjá àbàdí àǹfì màánà ní tíra yìí o ó ti wá tó ó wà bàdí ó wà splendid ó sì kí ni ó rẹwà gan-an ó ti yé níbi nǹkan tí tó wá fún òun náà ní kíni òun náà ní bayanu tawhid ó fẹ́ ṣàlàyé tawhid fún wa kìtàbù tawhid kí ló fẹ́ ṣe ó fẹ́ ṣe bayanu tawhid àmọ́ bí bàrọ̀ yìí ni pẹ̀lú ẹ̀rí yóò mọ̀ ṣàlàyé tawhid fún wa àti kíni pẹ̀lú ẹ̀rí rẹ̀ ọwá ní pé wà jami'i jumali min adillatihi li idahihi wa tabyini so bákan náà ó fẹ́ kójọ fún wa kìtàbù tawhid ó fẹ́ kójọ fún wa àwọn apá kan nínú ẹ̀rí tí ó mọ jẹ́ kí tawhid kó ṣe kíni kó clear fasọ́rọ̀ alaman lil muwahidin wọ́n wá ní pé tíra yìí wá di kíni ó padà di alam ó padà di bí flag fún ọmọ muwahidin pé ah yíò ṣé wọ́n ọ̀ tí ka kìtàbù tawhid ni ọmọ pé nǹkan tó ń ṣe yíò ó takú nǹkan tó wà ní kìtàbù tawhid gẹ́gẹ́ bóyá kìtàbù yẹn gẹ́lọ́ ma'asum ó torí pé wọ́n fẹ́ di síbẹ̀ ó padà di alam fún kíni fún ọmọ muwahidin kódà wọ́n jẹ́ hujjatan ala al tó bá ti di ọmọ kìyàmá yóò mọ̀ jẹ́ hujja fún ọkíni against àwọn mulhidun hmm, àwọn tí wọ́n fẹ́ gba tọ́lọ́run gbọ́ ó ti bá wọn yóò mọ̀ jẹ́ kó jà pé ṣé ẹ̀rí pé kò sí kúrò lọ́dọ̀ yín ní kò sí àwọn afárá lọ́dọ̀ yín ṣó ẹ̀ka kìtàbù tawhid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti àbí wọ́n ní pé fantafa abihi al-khalqul kathir wal-jamul kathir wọ́n ní pé kódà gan àwọn èèyàn tó pọ̀ wọ́n ṣàǹfààní látara tíra kìtàbù tawhid àti kí al-jamul kathir kankan náà ni àwọn èèyàn tó pọ̀ náà fa inna hadha al-iman في mubtada nash'atihi qad sharaha Allahu sadrahu lil haqq al mubin àwọn ni pé ìmáàmù yìí ọlọ́run ti kí ni nígbà tó bẹ̀rẹ̀ láìfù rẹ̀ ọlọ́run ti ṣí ọkàn sheikh muhammad ti kí ni al haqq al mubin the clear truth alladhi ba'atha Allahu bihi al mursalin èyí tó ṣe pé kí ni ó fi rán òjíṣẹ́ kí ni truth náà min ikhlas ibadati bi jami' anwa'iha li rabbil alamin lillahi rabbil alamin pé àtọ̀ kan ṣe ikhlas fún Allah subhanahu wa ta'ala níbi ìbádà ní gbogbo anwar ìbádà wa inkari ma kana alayhi al-kathir min shirki al-mushrikin bákan náà kẹ́ ma tako wà lórí rẹ̀ tí ọlọ́run ṣe ọkàn Muhammad bin Abdul sí himmata ọlọ́run jẹ́ kí determination Muhammad bin Abdul ga wa qawwa azimata ó wà ní kí ni ó wá jẹ́ kí azima rẹ̀ resolution eh, kí náà ni ah, determination náà ni azima kó sí kí ni kó strong fatasadda li da'wati ahli najdi ila tawhid so sheikh muhammad wá sí kí ni ó wá sọ pé tọ́ máa ṣe dáwà fún àwọn ahli najd lọ sí kí ni at-tawhid alladhi huwa asasul islam wal iman èdè ṣe pé òun ni foundation kí ni islam àti iman so sheikh muhammad bin abdulwahab gbàtọ́nà ti ṣe ọkàn sheikh muhammad sí at-tawhid ó wá ní pé ibi tó ń wà tí mo wà yìí àwọn yẹn ń ṣe ṣíríkù mò ń ka tíra nǹkan tí mo ń ka ibi tí mo ní tíra ó yàtọ̀ sí ìgbà yẹn ṣe mò ń ka tíra sheikh isami emi temiya àwọn nǹkan tó ń pè ní ṣíríkù gẹ́gẹ́ wọn àwọn ṣe gẹ́gẹ́ bí tawhid kí ló ṣẹlẹ̀ yín báyìí tọ nǹkan tó ṣe ni pé ń dáwà fún àwọn èèyàn ó ti rà àwọn ni pé wà náà hù màá ní ibadatil ashjari ó wá sọ fún wọn pé ẹ má ṣe ìbádà fún àṣàrò yìí ẹ má ṣe ìbádà fún àṣàrò ẹ rí pé ọ̀rọ̀ nájúwa wọ́ sí pé àwọn èèyàn padà ń sin àṣàrò igi wàhùn yusammuna anfusahum muslimin nígbà yẹn wọ́n mọ̀ sọ pé mùsùlùmí ni wọ́n ẹ dákun mùsùlùmí tó ń sin igi ó ti bá wọn ẹ rí bí nǹkan ṣe wọ́ sí ní àsìkò Sheikhul Islam Muhammad abdulwahab wọ́n wá ń sí igi àti kìnì àti àjára tó kílẹ̀ ní koran pé àìgbọ́dọ̀ sí igi ó kílẹ̀ gan ní koran but bọ́ọ̀lọ́ sí ká wọ́n dẹ̀ hàn koran tàbí but àmà basirọ́ta hù ṣètọ́n ti bá wọn so basirọ́ wọn ṣètọ́n jẹ́ kan wọn sí kìnì wọn níbi ló wọ́n wá ń sí kí wọ́n wá ń ṣe ìbádà fún àṣjáàr àjáàr wal kubur kubur grace àwọn èèyàn and in reality yẹn ó sì wà ní àsìkò táwa yìí àwọn yẹn sì sì ṣe ìbádà tún kubur ní àsìkò táwa yìí ọlá pé ìwòsí láàrin wọn ni tẹ́bàlá rẹ̀ wọ́n mọ̀ pé àwọn yẹn sí eh, serious serious shirk ó ṣe so sheikh muhammad sí pé ẹ má ṣe kíní mọ́ ẹ má ṣe ìbádà fún tọ̀wà gíìtì náà àwọn tó ń gbéra kalẹ̀ pé ẹ mọ̀ sí mi àwọn tó pé wọ́n jọ àwọn bíi firaun àti àwọn nimrud ó ṣe wal awthan wà á nílẹ̀ iman bí sahara nínú àga tó ṣe ó sọ pé ẹ má ní iman ẹ má believe àwọn kíni àwọn sahara mọ́ àwọn kíni àwọn àwọn onídán walimuna jimin àti kíni àwọn àwọn àwọn ẹ àwọn tó ń kó ọmọ wo ìràwọ̀ hmm? walkuhan àti kíni àwọn fortune teller gbogbo ilé yẹn má ṣe kíni ẹ má ní ìmọ̀ pẹ̀lú so gbogbo kí nǹkan tó sọ yìí báyìí àwọn nǹkan tó máa ń ní àsìkò sheikh muhammad lele wọ́n ní pé fa abtalallahu bid'awatihi kulla bid'atin wa dalalatin yẹ́dù ilayha kullu shaitan. Àwọn ni pé ọlọ́run wá lo dáwà Sheikh Christian eh, Muhammad bin Abdulwahab wá ṣe kí ni ó fi nọlifáì gbogbo bídà àti gbogbo dọ̀lálà tó ṣe pé gbogbo shaitan ṣe kí ni ó ń pèpè sí. Wa aqama Allahu bihi alama al-jihad ọlọ́run wá ṣe kí ni ọlọ́run wá gbé àsíá jihad látara kí wọ́n jẹ́ kí ni ó tún wá ó tún wá rìfútì ọlọ́run lo yàní sheikh muhammad láti fi rìfútì àwọn ṣubahu àwọn dáùtì àwọn tó ń takò dáwà tawhid nínú ahlu shirki wàlẹ̀ ìdá tó pé wọ́n ṣe kí ni ọmọ ṣorí kò pé ànígbà hmm? wọ́n ní pé wàdánà bil islam ẹ̀mọ̀gbọ́ o wàdánà bil islam aktharu ahlu tilkal bilad after tí sheikh muhammad ṣe dáwà tó ṣe dáwà at the end of the day most àwọn èèyàn tó wà nílùú wọn padà ṣe kí ni wọn padà ṣe ti Sheikh Muhammad ó ti yàbí wọn ni pé alhadiru minhum walbad àwọn tó yí pé ìlú lọ wà àtàwọn tó yí pé wọ́n jẹ́ nọ́mà tí pé wọ́n mọ́ni káàkiri wọ́n ṣàwà láàrin náà jìdàbí ní òsìkí ni wọ́n gba ti Sheikh Muhammad ibn Abdul Wahhab wọ́n wá ní pé wọ́n tasharot da'watuhu wọ́n pé dáwà Sheikh wọ́n pé dáwà Sheikh in tasharot òsìkí ni ó fọ́ká wà wọ àlàfà àtúkò fi àfà àtìkéde àti nǹkan tó kọ náà ó fọ́ká sí gbogbo àfà gbogbo horizon horizon hatta akọrọ bilahu bill fadli mankana min ahli shikok wọ́n ní pé tó wá ṣe bẹ́ẹ̀ o ọ̀n tó yẹ pé kódà àwọn tó yẹ pé wọ́n ń takò tẹ́lẹ̀ wọ́n kàrà òkè owó ẹni yìí ọlọ́lá lẹ́ni yìí ó ti yàbí wọ́n dẹ̀ sọ pé alhaku máa yẹkúlù àdù nǹkan tó jẹ́ òótọ́ ẹni tó bá jẹ́ ọ̀tá tó wá padà sọ òótọ́ nìkíní ẹ̀ yóò lè fún láti sọ bó yóò padà sọ ó ti bá wọn ó ti hàn jù yóò padà sọ́dọ̀ ni ó ti àbí sọ àwọn alùsìkọ̀ kan dé pé wọ́n takò Sheikh Muhammad wọ́n sì ń àfẹ́hùn pé ní ọlọ́lá ni ó ti àbí afáni pé illa man istahwadha alayhi shaitan àfihàn tó yẹ pé tọ̀ eléyìí <laughs> shaitan ti gbámú dáadáa kò rí na rí fadúlù Sheikh Muhammad bin Abdul ó ti àbí afáni pé wà karraha ilayhi al-iman yẹn tó ṣe pé shaitan ti jẹ́ kí ìmọ̀ kò kí ni kó kórìíra rẹ̀ فأصروا على الإناد والطغيان أما بو إيبا يوين بطر وقد أصبح أكثر أهل جزيرة العرب بدعوته كما قال قتادة رحمه الله عن حال أولي هذه الأمة ونبي أما بو وفيسو حال نجد نبي أرى التوحيد أتبابل ونبي نجد يعني جزيرة العرب جنالي كيسي بنجد جزيرة العرب جزيرة that is àwọn bíi Yemen àwọn bíi Ah, kí ló ń pè ìgbà eh, Yemen ah, Najd Hijaz eh, àti àwọn kí ló ń pè àwọn duwalu Khalij àwọn Gulf states àwọn bí Saudiya àwọn be Oman àwọn àti different pé wọ́n tó bí 8 by but, but, pọ̀ yẹn Jaziratul Arab wọ́n ní pé wọ́n padà di gẹ́gẹ́ bí bó ṣe wà àbí wọ́n padà di bí nǹkan tí kọ̀tádà sọ tó ní nǹkan tí kọ̀tádà kọ̀tádà bí dẹ̀ àmà ìkan náà wọn ṣúdẹ́ntì ibn abbas tó ní kankan tó sọ nípa halu islam nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní pé najdu àbí jesus àrò padà á díbẹ̀ náà gẹ́gẹ́ bí islam ṣe rí ní bẹ̀rẹ̀ islam gẹ́gẹ́ bó ṣe dé pé àwọn wá ṣe ṣírùkù lọ wọ́n ní pé kí náà pé jesus àrò òun náà padà á rí kí nìkan tí kọ̀tádà sọ ó ní pé innal muslimin lamma qalu la ilaha illallah àwọn mùsùlùmí ìgbàtán sọ pé la ilaha illallah ankara zalika al-mushrikun àwọn mùsùlùmí wọ́n ṣe kí ni wọ́n takò wa kaburat alayhim ó tóbi fún wọn pé ah, kí ló ń sọ yìí la ilaha ti báwo wa daqa biha iblis wa junudu wọ́n ní ó padà jẹ́ kí kẹ́límà yìí kó ṣe kí ni kó hàn wà yansuraha ala man nawaha ọlọ́run wá ran kẹ́límà yìí ó ràn lọ́wọ́ lórí against àwọn tó yẹ pé wọ́n fẹ́ takò afáwọn ni pé yàní kọ̀tádà ó ní pé innaha kalimatun man khasama biha falaj kẹ́límà yìí èèyàn tó bá argue tó bá disagree pẹ̀lú àwọn èèyàn àmọ́ ó lò láti fi àdisagree falaj yóò sì kí ni yóò yege wa man qatala biha nusir èèyàn tó yẹ pé ó já ó jagun against àwọn èèyàn torí kẹ́límà yìí ó ṣe kí ni nusir ó ma wà victorious ìnáma ẹmọgbọ́ now this is ìnáma ya àrífù ha ahlu hadhihi al-jazira allati yaqta'uha ar-rakib fi layali al-qala'il wa yasiru ar-rakib fi fi'ami min an-nas la ya'rifunaha wa la yukiruna wa la yukiruna biha wọ́n ní pé ṣe wá ní kẹ́límà yìí níbẹ̀rẹ̀ islam ẹgbọ́ níbẹ̀rẹ̀ islam kẹ́límà yìí àwọn tó mọ̀ wọ́n ṣe kí ni wọ́n kéré gan ní ìlú tó ṣe pé èèyàn tó bá fẹ́ travel so alẹ́ bí méjì mẹ́ta yóò ti tà ní nǹkan tó sọ pé ìlú ẹ̀ kéré gan torí pé tẹ́ máa travel pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ àbí èèyàn travel pẹ̀lú rakumi ó wá lo bí 390 láti ibẹ̀ ìbẹ̀ kéré 3 or 490 kéré torí tẹ́ ká fẹ́ lo mọ́tò ni a ti kódà níbi 4-5 hours èèyàn ti kí ni ìyẹn ti cover distance every less than that so nǹkan mẹ́rin bẹ́ẹ̀ ni pé ìlú yẹn kéré despite àwọn tó mọ tẹ̀wíìdì náà ṣe ni wọ́n kéré gan ó ti rà bí wọ́n ní pé wàyàsírò rọ́ọ̀kì fífi amina nas ẹ wà rí pé èèyàn tó pé ó lọ sọ́dà tó ń travel yóò wà lọ sọ́dà èèyàn tó pọ̀ yóò mọ̀ bí wọ́n nípa kẹ́límà yìí láàyè àrífúnà ha ẹ mà rí pé wọ́n ní mọ̀ wà láàyò kìrú nàbí ha wọ́n dẹ̀ ń ṣe kí ni wọ́n ní afẹ́m rẹ̀ so kẹ́límà yìí níbẹ̀rẹ̀ Islam bó ló ṣe rí àwọn tó mọ̀ wọn kéré ní ìlú tó ṣe pé ó ṣe kí ni ó kéré àwọn tó mọ̀ wọ́n kéré ní ìlú ṣe kí ni tó kéré despite that time bá lọ sí àwọn ọ̀dọ̀ àwọn èèyàn tó pé wọ́n pọ̀ tẹ́ bá bí wọ́n nípa kẹ́lébà yìí wọ́n ní mọ̀ ṣùgbọ́n ìkọ́nà bẹ́ẹ̀ lọ́mọ ni pé nǹkan tí kọ̀tà sọ yìí báyìí ó padà ṣẹlẹ̀ sí Jaziratul Arab ní àsìkò Muhammad bin Abdul Wahhab etiquette point yẹn àbí afáà ni pé wa qad sharaha Allahu sudura kathiri min al-ulama wọ́n ní pé ọlọ́run ṣe ọlọ́run wá ṣí ọkàn púpọ̀ ní àwọn àfà fún dáwà ta ni dáwà sheikh islam muhammad bin abdul wahab wà sùúrù wastabshiru bitọ̀lá àti hì wọ́n wọ́n sí kí ni wọ́n dunú nígbà tí wọ́n gbọ́ pé ẹnìkan ti jáde tó ń pèpè sí tawhid tòmí ìdáwọn náà wọ́n mọ̀ àbí wọ́n mọ̀ àbọ̀ ó wíìkì lọ́kàn wọn gbàtà wọn nìkan tó wá ń pè sí òdodo yẹn wọ́n sí kí ni sùúrù wà asnaw alayhi àwọn àwọn àfáwà praise sheikh muhammad nasran ní pé akọ̀n kankan ni o wà nazma ti pé akọrin ni famin dhalik nínú àwọn nǹkan tí wọ́n kọ láti fi praise ta ni sheikh muhammad bin abdul wahab ma qalahu alimu sana'an alimu sana'an òun náà nìkan tí àfáà sana'an hmm, tó sọ tani muhammad bin ismail al-amir subul salam subul salam tó yẹ tó kọ tíra subul salam tó jẹ́ sáàrù fún bulugil maram òun ni muhammad bin ismail al-amir ó ṣe bá wọn so wọ́n ní pé ẹni yìí ó praise muhammad bin abdul wahab bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni al-amir sọ̀nàání so fi hadha sheikh rahimahullah ta'ala shi'r ó praise afáyì àwọn pẹ̀lú kíni pẹ̀lú rí kí ló sọ ó ní pé وقد جاءت الأخبار عنه بأنه يعيد لنا الشرع الشريف بما يبدي وينشر جهرا ما طوى كل جاهل ومبتدع ومبتدع منه فوافق ما عندي ويعمر أركان الشريعة هادما مشاهد ضل الناس فيها عن رشدي أعادوا بها معنى سواع ومثله يغوث وود بئس ذلك من ود وقد هتفوا عند الشدائد باسمها كما يهتف وكما يهتف المضطر بصمد الفرد وكم عقروا في سوحها من عقيرة أهلت لغير الله جهر على عمدي وكم طائف حول القبور مقبل ومستسلم الاركان منهن بالايدي وشك ابن باز نيبي كادو كويس نوني باليد سو ومستسلم الاركان منهن باليد او دو افاتو كوتيرا ايدي لو كوسيبي سو اني تشينج بوت اكا ما بي كيلو كويس وامبي باليد باليد اوتيابي بي ها أه؟ اوكي كيلو امين باليد يا بي biljadi àbí mm-hmm. so níṣe báyìí kí nìkan tó sọ ó ní pé a ti rí àwọn ìró ó ti rí báwọn tó wá nípa Muhammad bin Abdu'l-Wahhab pé yuridu lana shara sharif ó ń dá ọpàlà sí kíni sharia alápẹ̀lẹ́ bima yubdi pẹ̀lú nǹkan tó hàn sí wa tó fi hàn sí wa nǹkan tó hàn sí wa ni pé kíni a gbọ́ pé ó ń dá padà sí àṣàrà الشريف. sharif ó tí àbí wọ́n wá ní pé wàyánṣúrù jáharọ̀n ma tọ́wà kólù jahiri wọ́n ní pé ó wá ń ṣe kí ni ó wá ń spread jáharọ̀ openly nǹkan tó ṣe pé gbogbo aláìmọ̀ká kó ṣe kí ni ó ti hide rẹ̀ ṣàwọn tó gbé tọ́yẹ jáhì wọ́n hide rẹ̀ wọ́n ní pé eh, yàní Muhammadu Hausa kí ni spread it kó hàn sáwọn èèyàn wà mubtadi'in minhu fawafaqa ma indi bákan náà nǹkan tí àwọn mọ̀tẹ́dẹ̀ tó ń tà ti hide tí wọ́n fẹ́ kárí ó ti bá wọn ó ti jẹ́ kárí o so fawafaqa ma indi so nǹkan tó ṣe yẹn ó tẹ́ mi lọ́rùn ó ti àbí ó wá ní pé wà ya'muru arkana shari'ati hadima wọ́n ní pé Muhammad bin Abdul yìí ó ṣe kíni ó wá ń bíúdì arkanu ash-shari'a ó ń bíúdẹ̀ lẹ́yìn tó ṣe kíni tó wá ń wó mashahid àwọn mashahid yàní àwọn àwọn àyè tó ṣe pé dọ́là náà sọ fi ha ní rúṣìtì pé àwọn èèyàn ṣe kí ni wọ́n ti sọnù kó níbi nǹkan tí lákàá ìpínpín tó pè wọ́n sí yàní àwọn kùbúùrù kí ẹ̀rọ ṣe kí ni ó lẹ́fùn gbogbo ọ̀tẹ́yẹn àníṣẹ́ ẹ̀ ní mọ́kànkan lórí alkùbúùrù ó tí àbí afá ní pé àádù bí ha ma'ana suwa'in wa mithlihi àwọn àyí tó ṣe pé àwọn èèyàn wọ́n ti wá dáwà padà sí ìtumọ̀ suwa' Eh? la, la tazarunna alihatakum wa la tazarunna waddan wa la suwa'an wa la yagutha wa ya'uqa wa nasra gbogbo àwọn ère yìí tó pé a ti mọ̀ pé yàní wọ́n ṣe ṣírkùn bẹ̀ àwọn ẹni yìí wọ́n ti wá dọ́là wọ́n ti kíni wọ́n ti wọ́n ti wọ́n ti sọnù wọ́n wá ń dá padà sí nǹkan tá ti mọ̀ nípa kíni suwa sórí àbí wàmífìlì àti àwọn nǹkan tó jọ suwa Kini e? ni mísìlú ẹ̀ yaguth àti kí ni wàwádìn bí sàdálíkà min wádì so ṣíọ̀ fún kí ni fún wádù ẹgbùnà sí kí ni ẹgbùnà sí tó yàbí afá ni pé wàkọ̀d hátàfù ẹ̀yìndà ṣàdáìdì bismiha wọ́n ni pé àwọn ẹni yìí wọ́n wá ń pe orúkọ àwọn kí náà pé àwọn èrè yìí tàṣọ àṣọ yìí nísìnyí kìí ṣe ṣùwàmà kìí ṣe kíní yóò wá jẹ́ bí a bí kọ́búrú àrífà ibasalan àbí kọ́búrú anadawi matalan ní àsìkò muhammad abdulwahab so the same thing náà ni àmúrú olùkọ change ni ó ti yàbí àbí ṣájára lọ́pẹ́ ní fahal fuhul so wọ́n ṣàní nǹkan tó pọ̀ tó pé wọ́n sí ní àsìkò muhammad abdulwahab tó pé wọ́n kílè pé wọ́n jẹ́ mùsùlùmí but in reality wọ́n ti ṣírìkù so yàbí so àwọn ilé wọn dá padà sí ìtumọ̀ suwa yagut àti kata ti mọ̀ tó pé ṣírìkù ní tẹ́lẹ̀ wọ́n dá padà sí ìtumọ̀ àwọn kìíní so wọ́n sọ pé wọ́n dá padà sí suwa gangan sí ìtumọ̀ suwa torí pé tu la tufarriqu bayna mutamathilin nǹkan kan náà gbogbo ẹ̀ ó tí àbí ẹ̀kàn tí ìdúrúkọ ni al-ibratu bil haqa'iq la bi musammayatiha ó tí àbí nǹkan táàmù ní kí ni nǹkan tó kó sínú gangan kìí ṣe orúkọ tán pé ẹ̀yìn pè ní ìdìfáyà bí ni ṣùwà láàrin bẹ̀ torí pé nǹkan tán ṣe fún ṣùwà náà ṣe kí ni wọ́n kàmá yahtifu al-muttarru bis-samadi al-fardi wọ́n ní pé wọ́n máa ń pe orúkọ àwọn kíní bọ́ sí máa ń pe orúkọ kíní as-samadu orúkọ aláàni àbí as-samadu so wọ́n máa pe kíní tó bá ti kó sí wàhálà gẹ́gẹ́ bá sí máa ń pe kíní as fi suhiha min akiratin àwọn ni pé mélòó mélòó nínú àwọn nǹkan tán dú ó tí àbí uhillat li ghayri llahi jahran ala amdi wọ́n wá ń ṣe wọ́n wá ń dù fún nǹkan wí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n wá ń ṣe jahran kódà wọn kó wọn bẹ̀rù tí wọ́n ti rí pé òun náà lọ pé dáwọn kí ìtìyàsí kódà wáyé ẹgbẹ́ èyí tẹ̀ ṣe ṣírù kẹ́ẹ̀mọ́ háìdì sí wọn ti háìdì sí mọ́ wọ́n ṣe síta ni tí wọ́n rò pé àwọn olùkọ̀rẹ́kì kò tí ń ṣe kí nínú haula kọbùrù ó wá sí kí ni mo kọ́ bill ó wá ń kí sí gréfì náà ó ti bá wọn gẹ́gẹ́ bá ṣe mọ́ ṣe fún yáni bait eh, alkaaba bá ṣe mọ́ ṣe fún kaaba yóò wá ṣe fún kí ni kọbùrù yóò wá ṣe mọ́ yóò wá kí sí rẹ̀ wa mustaslim min arkan yóò mọ̀ sí kí ni yóò mọ̀ fọwọ́ mọ́ kaaba tá bá ti ń ṣe tawaf tá bá àwọn kí náà pé èyàn bẹ̀rẹ̀ láti àrùkánù aljamani tẹ́ mọ́ àràká kìtàbùlẹ̀ hajj yóò padà mọ́rí àwọn kí ní mẹ́ṣọ́ tààlà ìpọ́nṣọ́ ni pé wọ́n fọwọ́ kan àwọn kí ní àwọn àrùkánì ó tí àbí rúkùnù yamani fẹ́sọ̀ kìí àrùkánù yamani rúkùnù yamani fẹ́sọ̀ so yóò fọwọ́ kan àwọn àrùkánì yẹn àrùkánù mìnhún na látara àwọn kùbúrù yẹn bil aidi pẹ̀lú kí ni pẹ̀lú ọwọ́ gẹ́gẹ́ bá ṣe mọ́ ṣe fún kí ni fún káàbà gbogbo kí ni sọ ìṣirùkù ni ló ṣe báwọn ṣùgbọ́n yìí ní ìsìnbá ti rí pé wọ́n sì kíni wọ́n pérèzì tani o Muhammad bin Abdul Wahab ṣùgbọ́n wípé dàbí táìmù ti lọ gan ó ti dáwọn èèyàn so inshallah ta'ala uh, at one hour thirty minutes so inshallah a ka nǹkan tó kù ń lò nǹkan tó kù bí one ni but a ka papọ̀ mọ́ tí a gà fún ẹ̀ṣọ́ tààrà ní next time so now so a ti ka praise ta ni Uh, Muhammad bin Ismail al-Amir inshallah ta'ala tó bá ti di next time a ka praise uh, Abubakar Hussein bin Gannam àti burúkọ eré àbí ta ni Abubakar bin Hussein bin Gannam ìkẹ́ náà àfáà kí ni Abdurrahman bin Hassan tó kọ ní kí ni kí ló kọ akanisi akanisi so sharuhul fakihi fi mutammati nahwi ó ti bá wọn ló kọ ó ti inshallah tó bá ti di next week a maka ilé in all or she إن شاء الله تعالى وهذا وصلى الله وسلم على محمد وعلى آله وسلم السلام عليكم ورحمة الله